الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكى فون الله سبحانه وتعالى أترى لكم كاتي فون النبوة محمد صلى الله عليه وآله وسلم ilé tí a fẹ́ mú ní àárọ̀ iná ni du'a'u al-istikharati so báwo ni a كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن يقول سواني النبي صلى الله عليه وسلم كانوا صحابة جابر بن عبد الله رضي الله عنه واني النبي صلى الله عليه وسلم ومن قواني الاستخارة níbi gbogbo alámàrí gẹ́gẹ́ bọ́n ṣe mọ́ ń kọ́ wa ní súrọ̀ nínú Qur'an bọ́n ṣe mọ́ ń kọ́ wa ní súrọ̀tul Fatiha súrọ̀tul Quraysh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ṣe mọ́ ń kọ́ wa ní bá ṣe mọ́ ń ṣe du'a al-istikhara kí lọ Ànábì mọ́ ń sọ fún wa Ànábì ó ń sallallahu alaihi wasallam kó sínú alámọ̀rí kan èyàn fẹ́ bẹ̀rẹ̀ bíznẹ́sì kan èyàn fẹ́ ra kíní kan èyàn fẹ́ ṣe nǹkan kan èyàn fẹ́ fẹ́yàwó so kíyàn yóò wá kó alámọ̀rí ẹlẹ́ ọwọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ́tọ̀ ìwọ ọlọ́run nǹkan báyìí báyìí la gbèrú láti ṣe o nǹkan báyìí la fẹ́ ṣe o nǹkan báyìí la fẹ́ ṣe o tọ́ ọlọ́run ọba kíyàn kó lé ọwọ́ ọlọ́run ọba subhanahu bil amri tẹ́nìkọ̀ọ̀kan ní bá ti ní àhámọ̀ pé mo fẹ́ ṣe nǹkan báyìí wọ́n láwọn apákan náà àwọn àfáfi sọ pé tí ma fẹ́ ṣe istikhara yóò jẹ́ pé lórí nǹkan tí mo ti fẹ́ ṣe already tí kò ní bá ti ní hámù pé nǹkan bẹ́ẹ̀ mo fẹ́ ṣe fàlìyàríkà rọ́kà àtẹ́yìn mìnúgọ́ ìrìl faridọ́ kẹni ẹkàn kí rákà méjì tí è kí ń ṣe ọ̀ranyàn èyàn kàn kí rákà méjì fún maliyakul lẹ́yìn yẹn kó wá ma sọ wípé allahumma inni astakhiruka bi ilmika wa astaqdiruka bi qudratika ìwọ mo ń wá ẹ̀sà ìwọ pẹ̀lú ìmọ̀ rẹ̀ mo ń fẹ́ kí ìwọ Ọlọ́run ọba nǹkan tí mo mú tí mo fẹ́ ṣe yìí mo ń fẹ́ kí ìwọ Ọlọ́run ọba kó bá mi fi ìmọ̀ rẹ kó mi fi mú wa astaqdiruka bi qudratik mo dẹ̀ ń wá agbára ìwọ ọba wa ta'ala wala a'lam ìwọ Ọlọ́run bá lọ nímà èmi òkú nímà kankan wa anta allamul guyube ìwọ Ọlọ́run bá lọ nímà nípa kọ̀kọ̀ allahumma in kunta ta'lamu anna hadha al-amra khayrun li fi dini wa ma'ashi wa akibati amri ìwọ Ọlọ́run bá tó wípé hadha al alamari ìyẹn tọ́ka lórí wípé èyàn ó ti ní alamari gangan ṣe báyìí àbí àhá kìí ṣe pé yíò sọ pé èyí fẹ́ fi ìsì ọ̀rọ̀ wò kan ní méjèèjì a mú tí lọ ṣe ìsì ọ̀rọ̀ mú tí wà lọ múlé ara ìyẹn ó mú kan ni ìdáhámà tẹbá ti ní hámù kí mo fẹ́ mú nkankan kí yẹn gbọ́ kí yẹn rí kí yẹn pé ṣe kí n ra fóònù ni àbí láptọ̀pù ó dájí lọ ṣe ni tọ̀ ní tí mo ti wá ìtí mo á mú yìí òun ló jẹ́ gbà tó bá ń sọ̀rọ̀ Allahumma in kunta ta'lam anna hadha al-amra kìí sí pé anna ihda hadhaini al-amrayn tó bá kí bí ọmọ pé alámọ̀rí yìí kí ní tí mo fẹ́ ṣe yìí business tí mo fẹ́ ṣe yìí ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí tó bá jẹ́ pé kí ní ìyàwó dáadáa ń bẹ fún mi fi dini àkọ́kọ́ níbi ẹ̀sìn mi ẹ̀sìn ni ẹ máa ń tìsíwájú gbogbo nǹkan tó bá ké ṣe kìní yóò ní kó bẹ́sìn mi ọlọ́m tó bá jẹ́ kìní yóò dá fún ẹ̀sìn mi wà ma'áṣì àti ìgbésí ayé mi èyàn kí ń fi ọ̀rọ̀ ayé náà èyàn kí ń jù lẹ́nà wà látẹ́nsà náà sí bàkà mìíràn dúnìyà èyàn kí ń sọ pé mi ò sláṣìlì aha so èyàn náà gbìyànjú láti ṣe àwọn nǹkan tó bá kí yàn sí wà kí bá tó amúrì tó bá kí bí ọlọ́run dẹ́mọ̀ pé kí àlámọ̀ rí like ìgbẹ̀yìn mi ṣé kí ní ṣe yóò padà lábọ̀ gidi àbí àbọ̀ tí ó dá fàkùdúrù holí eh ọlọ́run dákùn kí ní ìníkọ jẹ́ kó jẹ́kùn lọ́ọ̀kọ̀ fún mi jẹ́ kó bọ́ sí bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ yìí wàyẹ̀ sẹ́rù holí ọlọ́run wá bá mi ṣabrun lè fi dini wa ma'ashi wa akibat amri o ìwọ́lọ́ bá tó yẹ kí bóyá nínú ìmọ̀ rẹ̀ e, ìwọ́lọ́ ti rí wípé kíní yìí nǹkan tí ò dá fún mi ní kíní ò ní kò dá aburú ní ó jẹ́ fún mi níbi ẹ̀sìn mi níbi ìgbésí ayé mi àti níbi ìgbẹ̀yìn a lọ́jọ́ wájú fasirifuhu anni wasirifni anhu mọ́jẹ̀ ká wa obìnrin yìí tí mo ti ní mo fẹ́ fẹ́ yìí tó bá ń kí bí á kìíní aburú ní padà jẹ́ fún mi ọlọ́run dákun sáàrọ́ra gbéwà jìnà síra wa báyìí kí ní òkí ń ṣe kí bí a túnbẹ̀ ní pé bóyá òkè mẹ́sàlán obìnrin yóò padà wáwọ́ kìmọ̀ yíwà ní ní problem fún ọkọ́ mọ́jẹ́ problem wíkí báyí ṣe máa ń rí ní ẹ̀ o lè jẹ́ problem fún yà kó mọ́ jẹ́ problem fẹ́lú mi lóòfù pẹ́lú mi àtẹ̀ àwọn méjì ó fẹ́ra wọn mú dẹ̀ mọ́ bára wọn jà mú dẹ̀ kọra wọn obìnrin yóò dẹ̀ lọ fẹ́lú mi ẹ̀rẹ̀ nígbọ́n kankan ó mọ́ ń ṣẹlẹ̀ bẹ́ fẹ́ báyí àbí àhá so ìtumọ̀ ní pé in tí ó wà fún níkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni haythu kana thumma raddini bihi ọlọ́run dákun wá bá mi kọ dáadáa ní gbogbo ibi tí kí náà ń pè dáadáa bá wà then ọlọ́run wá jẹ́ kí wá yọ mi nínú sí dáadáa yìí so àdífì ń bẹ nínú Sahih al-Bukhari ẹni ibi bẹ́ẹ̀ sheik abdulaziz bin abdullahi bin baz rahimahullahu ta'ala wọ́n ní pé ẹni tí ó bá wá mọ́ dùá ò lè ṣe kọ́rọ̀ yìí ó lè ṣe dùá generally allahumma yassir li al-umur ọlọ́n jẹ́ kí alamari mi kó rọrùn kí yẹn kàn sí general tó ọlọ́run mo fẹ́ ṣe nǹkan báyìí kí ní ọlọ́n dákun jú rọrùn kódà bí yóò bá gbọ́n lágbára àwọn dùá èyí lè ṣe yóò bá ọlọ́run tọ́ mo fẹ́ ṣe jẹ́ kó bọ́sí tó bá jẹ́ kí bí a burú ní kíní fún mi mẹ́jọ bọ́sí ìyẹn ni kíní wọ́n ni wa hadhihi as-salatu wad-du'a'u yaf'aluhuma al-insanu li nafsihi kama yashrabu ad-dawa'a bi nafsihi mukinan anna bàbá yìí bàbá kún fáyà kún tí bàbá yóò bá sọ àwọn ni wíbẹ̀ kó máa jẹ́bẹ̀ kí ni gbogbo yìí èyí ó ṣe mùsùlùmí ó sàdúwà fúnra ẹ̀ ìbádà ni àdúwà àdúwà ìbádà àdúwà mada ìbádà àdúwà tí yà ń ṣe yálà àdúwà olùmọ́sálà ni ọlọ́fin wa fàlátẹ́ bí rímọ̀ aláhí àádá ẹmọ́ pẹ̀lú mí ma ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so wọ́n ni yóò ṣe dùá ìfún àrì náà ni yóò pè ọlọ́run fún àrì náà ni wa alamatul khair tayassur asbabuhu wahdhar al-istikharata al-mubtada'ata allati ta'tamidu ala wọ́n ni ká wá ṣọ́ra fún àwọn istikhara tí wọ́n dálẹ̀ al-istikhara al-mubtada'a irú èwo wọ́n ní rú wípé kama sọ fún yẹn pé tọba tí wá ṣe istikhara àmì rẹ̀ ní pé ọlàlá tọba tí wá lálàá ọwà sí aládádá lọ́lá ni àbí aláburúkú alátọwà láyẹn ọwà padà wá sọ fún wa aláyẹn awà wo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìn kọwù istikhara mubtada'a bal èyàn lè kó sẹ́bọ̀ látara ó bá ilé gbé tó bá lọ bá àwọn oníyẹ̀wò onítọ̀hún ti ṣe kèfèrí tó bá lè gbà wọ́n gbọ́ onítọ̀hún ti ṣe kèfèrí pẹ̀lú tánàbí muwawo sallallahu alaihi wasallam so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ewúrísí ọkọ̀ọ́rọ̀ mi ta ma ń ṣe ipé ishab ismi zaujin ipé ó yá lágbàjá fẹ́ ṣe nìká àmìjì fẹ́ ṣe ọkùnrin àtobìnrin fẹ́ fẹ́ra wọn ìyáyàwó àbí ọkọ ẹni pé yóò mú lọ sọ́dọ̀ àwọn àfá àwọn oníwọ̀bá ìyẹ̀wò ṣe ìyàwó àwọn kílà fàndẹ̀ ma ń lò àwọn oní ìsàbù wọ́n pín àwọn èèyàn síbi kàtígórí sí bí mẹ́rin àbí márùn ma'i nari turabi àti hawaii so wọ́n ni so aida kọ́ ẹkùn bí ọjẹ́ nari iná ma'i omi turabi iyẹ̀pẹ̀ àbíkíni hawaii atẹ́gùn àwọn àfún wa ní oké pẹ̀lú orúkọ ọmọ tẹ mú wá yìí kàfáyà ló kọ ọmọ ń jẹ́ ìyá rẹ̀ ń jẹ́rọ̀ fíà gbàtà wọ́n tùrọ́ bí ni wọ́n ọkọ tẹ wá mú wá yìí àti ìyá rẹ̀ gbàtà wọn àwọn méjèèjì mọ́ ìlà wọn omi àti kínú àti yẹ̀pẹ̀ méje lọ àní mathematics ni so calculus Mm, méjì yẹn lọ mm, so ẹn pé omi tẹ bá da omi sínú iyẹ̀pẹ̀ yóò gbé orúgbìn jáde ọmọ àwọn ọmọ yóò bí ma dáadáa bá ṣe máa ń wọn àwọn tí wọ́n mọ́ tán sí ọmọ tó obìnrin tó ń pè ní máa yí bóyá náà ni wọ́n sí ń rùn <laughs> yóò gbọ́lé ọkọ̀ bá yóò lọ fìtínà ọkọ̀ rẹ̀ ni àbíkọ́ wá ní ló jẹ́ pàwọn ìyá mi mọ́ wà very very kódà wallahi after nìkan ìyá mi ò kí ń yọnú sí nìkan nítorí àwọn obìnrin náà mọ́ ń sábà sí kíní ẹ̀jù wọ́n dẹ̀ mọ́ ní sí kọ́nú àwọn àfáàyẹ wọ́n mọ́ mú ní àkídà tó lé ní o èmi ń sọ̀rọ̀ pẹ̀lú téèyàn mọ́ dáadáa yìí tán bá ilé lọ wo kíní yẹn tán bá ilé rí wípé tán bá ilé sọ kí bóyá obìnrin yìí ọmọ yín wọn nípa ọmọ wọn níná fún wọn wọ́n gba ọmọ yín omi lòun ọmọ dáadáa ọmọ alálùbáríkà lòun se ọkọ̀kùnrin tó fẹ́ fẹ́ iná ni o iná àtomi ọ̀tá ni wọ́n o tó yí báyìí àbí iná àtomi ọ̀tá ní kí ọ̀tá ni wọ́n so ọmọ yí ọmọbìnrin ọmọkùnrin yí ó pa ìràwọ̀ ọmọ yín yóò da yóò da yóò ba ògo rẹ̀ jẹ́ ẹ má gbà subhanallah ibi tẹ́ẹ̀tí lọ tẹ́ẹ̀tí lọ yọjú sí wọn lé tẹ́lẹ̀ ká ah, afẹ́fẹ́ ọmọ yìí ni ó tán láìkì yàn láìpọ́n sí rẹ̀ pá ìrẹ́dẹ̀lẹ́ nínú ọmọ ọmọlúwàbí ni ó tún dùn wò lọ́mọ ọkùnrin ìwọ ẹni tí ah, ah, wọ́n ti lọ wò ní wọ́n ti ọlọ́run ló madúrú lé táwọn jálàbí ẹ̀ ti tú tí wọ́n ti bàjẹ́ tán ti wọ̀lá wọ́n ti tú ọlọ́run ló madúrú oríire táwọn lómi ti sọ̀rọ̀ fàkó lára ọmọ wọn ọ̀lá pé ọkùnrin tó fẹ́ fi ọmọ yìí like èyàn gidi pọ́n mẹ́rin tí ó tọ́jú ọmọ yìí dáadáa bọ́látara wòkú wò tẹ́ lọ́n wò ló jẹ́ pé lómi ọmọ rẹ̀ kí ń padà ń lọ́kọ mọ́ kí ní ẹ̀mọ́ ń ṣẹlẹ̀ gan kò ní padà because tó bá ti lọ díẹ̀ báyìí yóò tún ọmọ tún gbé complain wá kìní kan ṣẹlẹ̀ lé ọkọ yóò gbé complain wá fún ya yóò tún sáré lọ yẹ̀wò yóò tún náà wọ́n ni ọkọ́ mẹ́un ní wọ́n ni ọkọ́ mẹ́un ibẹ̀ wọn ò dámọ́ ògo rẹ fẹ́ lọ ògo owó náà ní gbé kí ibi tán tanra rẹ ògo owó ní kí náà ń pè ìwú ẹ̀ náà ni káwọn yẹmọ pàdé ẹ̀ lórí títì kí ni ẹ̀ àwọn yẹmọ kí ló tàbí mọ́ bí kí ni ẹ̀ gbó kí ni ọlọ́ọ̀bá ti àwọ̀rọ̀rọ̀ làákàyè mùsùlùmí làákàyè tiwa ọlọ́ọ̀bá ti ṣàánú wa kó níbi ká máa believe náà àwọn omen àbí káwọn believe nínú àwọn pálapàla báyìí ẹni kọ́kàn pàdé rẹ̀ lọ́nà ìwà tọmọ rẹ̀ jọ lọ kódà pastor sọ lẹ́lòmí rẹ̀ wàláì pastor ó jẹ́ tọ́wọ́n mọ́ sẹ̀lẹ́ àwọn ọmọ kéèkè àwọn aláì ní sẹ́yìn tó ma ń wọ wáìdà tó ma ń rìn káàkiri yẹn wọ́n lè pàdé pé àfá mo rí pé ọmọ ológo <laughs> ní o ẹ̀yìn sí kí wọ́n bù gbogbo ni

Eh, aláwùdẹ̀ ni kódò 3-1 kódò <laughs> tún ní ó tún lọ́sàn yìí wọ́lá ọ̀sán yìí ń bẹ́ yẹ̀wù ẹ̀yìn ẹ̀rọ lọ́wọ́ ẹ̀yìn báyìí ìkánà àwọn brothers ní bí mímọ̀ bí arùn mọ̀dán bí last two years mímọ̀ sáàbọ̀ ẹ̀ṣẹ̀ wọn bí ìkánà àwọn brothers wọn bí so mọ́mí wọn yẹn tó wájí àbúrò bí mọ́mí wọn ṣá wọ́n ni wọ́n kàn àwọn ìdíkà pàdé wọn pàá ọmọ yìí obìnrin lọ́mọ yẹn ọmọ yìí ọmọ ológo lọ́mọ yìí o ọmọ ológo ni o àfikábà yìí fi ọmọ yìí pamọ́ káwọn ayé mọ́lẹ̀ bá gbogbo rẹ̀ mọ́sí ọkọ̀ mọ́ àbúyàn ti sàsíyà àti ẹ̀ náà bẹ́ sí gbọ́mọ lọ fún wọn nìyẹn àwọn lò ọmọ yẹn bí ẹrú wọ́n lò wọ́n fẹ́ báyọ ọmọ yẹn jẹ́ ó kàn díjọ́ kan wọ́n dẹ̀ kàn sọ fáwọn bí ní pé kí ni ẹlọgbọ́mọ kó ń bẹ́ jàre kí ni ọmọ ológo ní kí ni ẹlọgbé kí ni kó ń bẹ́ wọ́n lọ bá wọ́n lọ ẹni wọ́n ma ń ṣe sí ìrùsà àwọn èèyàn ma ń sà sáwọn èèyàn ya yóò dìbì dìdì rìn yàwó ma sọ ah, wọ́n bá yọ mẹ́jọ lọ́wọ́ kíníkà eventually ọ̀rẹ́ kódò padà di ọ̀rọ̀ police station gàtà wọ́n mọ́ díẹ̀ náà ológun wá sí police station ṣògùn ẹ́ ń bì ká mọ́ wọ́n bí wọ́n wò lẹ́ ńbẹ̀ so alùhìn dúró padà mọ́ mẹ́ẹ̀kùn bẹ̀ bọ̀ àwọn kíní tẹbá ti rẹ́ nìkan tó bá ti gbẹ̀wà specifically báyìí hmm, màmá mo fẹ́ orí yìí tètè máa lọ́n tí ẹ̀ mọ́ dúó tó bá ti ń sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ wọn kó ti fẹ́ parọ́ ní ẹ̀ mo fẹ́ orí yìí sí ò sí ẹ̀mí mímọ́ sọ pé máa lọ́n tí ẹ̀ ẹnìkan tó sọ fẹ́ mi rí báyìí pé ó sì kú kó tó dọ̀la mo sì wà láyé dé ìkìlá ọ̀rẹ́ ti lé 15 years báyìí wà láì mi kú dé ìkúdé <laughs> ó sọ pé ọkùn kó tó dọ̀la ẹ̀ they play on on so like ọmọ kékeré nípa àwọn ìyá àgbàlagbà dẹ̀ ń kúnlẹ̀ síwájú rẹ̀ ó dẹ̀ ń jayọ̀ lé wọn lórí báyìí bẹ́ẹ̀ tán fi ń wẹ̀ báyìí tán wallahi wọn ló rí ọlọ́mọ yẹn ọmọ orí ọmọ tí ń rí náà ní o ọmọ alágbára ní o ọmọ yìí ò gbọ́dọ̀ ju 12 years lọ àwọn ìyá 50 sí ń kúnlẹ̀ síwájú rẹ̀ bá wọ́n yí tán yí wallahi níwájú rẹ̀ wó tún jápẹ́ ọ̀tà ń túlé ọlórí báyìí àwọn olóòkan pé ah, dìdìn lélẹ̀ ní kí ni gbogbo pálapàlà kí ní ẹ̀nà nọ́mí ìṣẹ́rẹ́ tó tẹ́yìn bá jẹ́ mùsùlùmí láwùjọ tí èyò báyìí tí gbọ́ àwọn ìsọkúsọ tẹ́yìn bá ń dàgbà like fítọ̀rọ̀ ma ń wà fítọ̀rọ̀ like innate disposition yóò sọ fún yà pé àṣẹ́ni kíní kíní àṣẹ́ni ló yẹ Islam Taymiyyah rahimahullah àti Ibn al-Qayyim rahimahullah tẹ́bá kan kútùbù wọn tó bá mú àwọn ni àwọn àlàyé yóò ẹ̀rí ni min al-kitab wa min as-sunna wa min al-fitrati as-salima fítọ̀rọ̀ tó bá nílá káyò lè takò islam kí ló fàtí ràdárò ta'arud al-aql bayna al-aql wal-naql Shaykhul Islam Taymiyyah rahimahullah ọyọkún wà nílẹ̀ ẹgbẹ̀rún like dárò fítọ́rọ̀ àdámọ́tọ́lọ̀ ń dáwà tó bá sì lálàáfíà tí ó ti bàjẹ́ àwọn tí islam ní a ṣe ó rí pé yóò kàmà bá mú ní in tí ó bá ti wà ní islam gan láká yóò máa rí bá kan àtàbí kí ni yóò ṣe náà lẹ́kí yóò máa fi pé sí wọ́lọ́lọ́run ni tọwá ń sọ fún mi pé nǹkan bá yóò no ẹnìkan ò lè sọ fún mi pé because ọlọ́ọ̀bá nìkan ló mọ̀ tí ó ṣẹlẹ̀ ní so báwo lẹ́yìn ṣe wọ́n rábàbà níwájú ọmọ tó ní nǹkan bá yóò ṣẹlẹ̀ sí yí ní ọ̀la fítọ́rọ̀ ò ní gbà fún yà kódà kọmọ́ ìtí rí ẹ̀rí lámìnà alkitab wà lámìnà sunna so ti yé báyìí àbí so eléyìí ní sókí òun ń pè ní du'a al-istikhara so èyí tó kó pọ̀ mọ́ ok kásàrí àbá fẹ́ wọ tàbá fẹ́ gùn kan gùn yálà mọ́tò ni yálà aeroplane ni yálà ọ̀kadà ni àbíyàn fẹ́ ṣe ìrìnàjò ìdá rọ̀kípta sayyaratan aw marukuban fakul tí a bá gùn mọ́tò àbí nǹkan gùn ọ̀kadà kẹ̀kẹ́ anything tí a sọ pé bismillahi walhamdulillah subhanalladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin mutikin wa inna ila rabbina lamunqalibun ay la raji'un alhamdulillahi alhamdulillahi alhamdulillah allahu akbar allahu akbar allahu akbar subhanaka inni zalamtu nafsi faghfir li fa innahu la yaghfiru dhunuba illa ant ah, imam tirmidhi gba hadith yawa wa hasanan sahih naam so nti ma fẹ́ go nǹkan gun kiyan ma sọ kí mo adúpẹ́ fún Ọlọ́hun Ọba o abere pẹ̀lú orúkọ Ọlọ́hun Ọba gbogbo ọpẹ́ ni fún Ọlọ́hun Ọba ah adẹ̀ ń ṣe àfọ̀mọ́ fún ẹni tó ṣe àwọn nǹkan ìgò àwọn nǹkan ìgò tó ṣe ẹ̀rọ fún reality agbára wò káwọn nǹkan ìgò yẹn hátà ọgbà wọn bahimatul an'am rankumi ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni màálù ni kódà ewúrẹ́ ọlọ́run bá ló rẹ̀ sí àwọn kíní ẹ̀rọ fún ọwọ́ kódà àwọn nǹkan mítò kéré kódà àwọn kẹ́kẹ́ kò like tí ò fẹ́ tí àmọ́lọ́bà ọlọ́run ṣe kíni ọlọ́run lóhun ló ń sẹ̀mọ́rọ̀ fún wa bọ́n ṣe burú tó yẹn wọ́n sẹ̀mọ́rọ̀ fún wa gẹ́bẹ̀ làwọn nǹkan ọgbọ̀n hátàgbà mọ́tò táwọn ọgbọ̀n ó ma ń yí ọmọ yẹn lọ́wọ́ tí sẹ́rin ó gbọmọ́ yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ tẹ́yìn ó jìbá tí ò ní gba yí mọ́tò kò lọ́wọ́ yẹn gẹ́bẹ̀ náà lọ́kadà tẹ́yìn ó yí lórí títì tẹ́yìn lásìdẹ̀ntì ṣe bá yẹn so tẹ́yìn bá mọ̀ pé tọ̀ ọlọ́ọ̀bá ló ń ṣe àwọn kíní ẹ̀rọ fún wa tọ̀ then kíyàn gbé sí ọwọ́ ọlọ́run ọba kíyàn dẹ́ sàfọmọ́ ọlọ́run ọba pé ìwọ lọ́run sí àwọn kíní rọ fún wa o a lágbára lórí ẹ̀ adẹ̀mọ̀ pé lódodo ọ̀dọ̀ rẹ̀ là ń padà bọ̀ wá sí adúpẹ́ fún ọlọ́run ọba ìyọ́sàn ẹlẹ́mẹ́ta adẹ̀ ń gbé ọlọ́run ọba tóbi ìyọ́sàn ẹlẹ́mẹ́ta mímọ́ ọlọ́run ọba ọlọ́run mo ti ṣàbòsí ẹ̀mí ara mi o foríjì mi kò sẹ́nìkan tí ma ń foríjì ẹ̀ṣẹ̀ أستودعكم الله الذي لا تدع وداعيه أه؟ kí ẹ ma sọ pé mo fẹ́ craft by kìí sọ́rọ̀ ènìyàn in tí yóò sọ fáyẹ̀ ni pé astaudirukum Allah mo fi gbogbo yín sí abẹ́ àbú ọlọ́run o alladhi la tadi'u wa da'i'u ẹni tó ṣe pẹ́ tí ẹ bá fi sábẹ́ àbú ọlọ́run kìí ń parun kìí sì ń sọnù so ma sọ fẹ́ ní tí ẹmọ́ sọ fáwọn tó bá wà ní ilé nìyẹn Sheikhul Islam Ibn al-Qayyim rahimahullahu ta'ala níbi tíra tíbàbí kínan bí tẹ́fẹ́ rọ́dù lórí àwọn al-Mu'attila wọ́n mọ́rọ̀ àwọn kíní wọ́n bẹ́ as-sawa'iqul mursala ala al wọ́n mọ́rọ̀ àwọn Qadariyya inú tó rẹ̀ náà lọ jẹ́ àwọn ní ẹnìkan nú ẹnìkan àwọn jàbúríyà wọ́n lẹ́nìkan fẹ́ sí ìrìn àjò ó wá ń sọ fún àwọn èèyàn ẹni tó ń sọ fún ìwájẹ́ jàbúrí pé astaudirukumullah tọ́ mú fi ilẹ̀ sí abíyàbọ̀ ọlọ́run ó ní sẹ́nìkan wà tá ń bẹ̀rẹ̀ aburú kí nìdí ìdí ni pé jàbúríyà ni wọ́n ó ní ọlọ́run tó ṣe pé òun ni yóò fagídí mú wa ṣe nǹkan yóò tún wá fìyà jẹwa lórí kìíní ẹ̀ òun yóò fọ́sí wa ṣe sìnà báyìí yóò tún wá lọ jẹ́yà lórí sìnà tó fọ́sí wa báwọn ṣe wọn tí wọ́n ni ẹ̀ wọ́n gbà pé ọlọ́run bá ń fọ́sí wa ṣe gbogbo náà ṣe script ni script láta ń fọ́ wípé a ni tó bá ti wá fi wá sétán yóò wá sẹ́sẹ̀ tí wọ́n lọ fi àjẹ́ wá kí ni túnmọ̀ rẹ̀ alábùsí lọ́lọ́run bẹ́ẹ̀ so ọlọ́gbọ̀ kí ń fi alóòkú ń ṣe àbòsí ilé àkídà àwọn jàbúríyà ìdàkíjà àkídà àwọn akọ̀dàríyà ni ilé ìwà lórí àwọn èèyàn tó ń hó hátàlíyàwó ó takọ̀ ìsìsìlámù èyàn ó dìkẹ̀ fèrè o ẹwùrú tẹ́yàn sọ ìkanú Ibn Qayyim tún mẹ́mẹ́wàá pé ìkanú wọn káyàwó rẹ̀ má pẹ̀lú ọkùnrin ọwá ni ọkùnrin ní bó ti lọ mú àdá kó pa ẹ̀yìn tẹ bá wọ́n ni ha kí ní kan ara al-qadar al-qadar ń gbọ́ kọ́dàrì ní kò tètè gbọ́ ó ní so fẹ́ kò lórí òdodo kó wá padà sórí ọ̀rọ̀ Ibn Abbas yìí ọ̀rọ̀ Ibn Abbas ọ̀rọ̀ àwọn sàhábà so ọfẹ́ fi òdòdó lẹ̀ kọwà padà sí ọ̀rọ̀ Ibn Abbas ọkùnrin wọ́n ní pé ìgbàn èlò ń wá rántí ó wà nípa ah, olóòjò dá fún ọmọbìnrin yìí díẹ̀ lókù kí n sọnù ike ah wallahi mo ti fẹ́ sọnù subhanallah tí bá ń sí ọ̀tọ̀ ọmọ emlétí ní ìsìn mo ti fẹ́ lọ sọnù mo ti fẹ́ sọ pé ọlọ́sẹ̀ sí náà àṣíkì ń sẹ́ ọlọ́sẹ̀ ìyá mọ́bìnú kódà irú ọkùn bẹ́ẹ̀ kí yóò sọ ọkùnrin ìwá ẹ̀ kọ̀ntínú ti yí ah, kódà ọkùnrin ah, ah, ẹwà wò wọn àwọn afọ́wà kí ń dàmú tẹwà fẹ́ ṣe rọ́dù fún wọn ń dàmú ara wọn tẹ́ ń fún àwọn problem tọba kà ti rú ẹni bẹ́ẹ̀ kà gbé ìgbàjú fún ìgbàjú kan náà kí ló ṣe kódà ọkùnrin kódà ọkùnrin kẹ́ ọlọ́run ló gbọ́ ní ọlọ́run ló fọ́wọ́ mi gbọ́ létí wọ́n ti gbọ́n ṣe ẹ̀yìn kó lẹ̀ mi ò mọ̀ wọ́n sàpọ̀wọ̀ mi ṣe báyìí náà ni àwọn àfẹ́ ìwò alákùn tó bá jọ mi kọ́dáwẹ̀ mẹ́jọ ó súnmọ́ bí <laughs> yóò padà pẹ́ kọ́dáwẹ̀ èyí tó bá ti àfẹ́ tẹ̀ yóò ní ẹ̀yìn òyìn ṣe kọ́dáwẹ̀ tí kí ló táwọn èèyàn máa ń tẹ̀lé fẹ́ ní ìwọ́n náà mọ̀ ìwọ́n lọ ṣe ṣẹ́lú kìíní ẹ̀yọ́ rọ́ ni ẹ̀yìn kìíní ìsìná tíyàn ṣe yìí kí bí èyàn fẹ́ ṣe ìgbà tó pé bọ́lọ̀ sí tó kọ́gbé máa sínú ọ̀ sí ma kí òun kọ́ máa kakọ̀ àǹkọ́ wá ní ọlọ́run ló kọ́kọ́ máa sí bẹ́ẹ̀ onímọ̀ sí à kọ́ tó lọ ọrọ̀ lọ́kàn rẹ pé mo fẹ́ lọ ọ lè decide àti jòkó kọ́ máa lọ ok mo wà lórí jòkó báyìí mo lè decide àti èyí mo dìde fúnra mi báyìí mo ó mo dìde báyìí ó mo tún jòkó padà so muhammad mọ́ jòkó ma ní ẹ̀yìn ẹ̀dìdè ẹ̀ kọ́tàwù ní jòkó ní ìwọ gangan lọ mọ́mọ́ lọ jòkó so kọ̀díyà mẹ́tún ni ìyẹn náà <clears throat> níbi sábà wà yíkọ́ lè musafir zawadaka allahu taqwa ẹ̀yìn tẹwà wà ní àwọn sọfẹ́ sínú àjò pẹ́tọ̀ zawadaka allahu taqwa kọlọ̀mbà mi lékún kọlọ̀mbà mi ṣe ìbẹ̀rù ọlọ́run tó pọ̀ kọlọ̀bà mi jogun rẹ̀ fún yín wà gọ́fàrọ̀ zambek kọlọ̀bà ń forí ẹsẹ̀ yíjì yín o wà yá sẹ́rọ̀ lákàlẹ̀ kọ́ìrọ̀ haifu ma kúnta gbogbo tẹ́ bá ti wà kọlọ̀bà bá wà sí dáadáa fún yín ẹjá àwọn àdúrà yìí kalibà ma ṣe kíni ka ma sọ ẹni tí àfi sábẹ́ àgbọ̀lọ́ kọ́lọ̀ ma sọ ogun yíò tọ́ kọ́lọ̀ kó lè náà kó ní ìbẹ̀rù Ọlọ́run kọ́lọ̀ kó ẹ̀ṣẹ̀ dùá fara yìí musulmi àdùá silahul mu'min àdúrà tẹ́wọ̀n ya ìdá mọ̀mìnì ṣe báyìí àbí náà so idha rakibta wa safarta fakul tọba wa gun mọ́tò tó fẹ́ máa ṣe ìrìn àjò lọ kí wá lọ wí ọdí allahumma inna nas'aluka fi safarina hadha albirra wa taqwa ọlọ́run a ń bèèrè a ń tọrọ lọ́wọ́ ọlọ́run o níbi ìrìn àjò wa yìí iṣẹ́ olóore àti ìbẹ̀rù ọlọ́run wà mínal amali ma tarda àti àwọn iṣẹ́ tí ọlọ́run bá yọ́nú sí allahumma hawwina alayna safarana hadha ọlọ́run bá wa ìrìn àjò wa yìí bá ọlọ́run ìwọ lọba tí mọ́ ń wà pẹ̀lú èèyàn lórí ìrìn àjò wal khalifatu fil ahl àwọn tàà kó sílé náà ìwọ náà lọ tún mọ́ ń bá wa mójútó wọn Allahumma inni a'udhu bika min wa'tha'is safar ọlọ́run àwọn ìnira orí ìrìn àjò mọ́ ń wà ẹ̀ṣọ́ wọlọ́ọba kó ń bẹ̀ wa ka'abatil mandor àti dídúdú ojú wa su'il munqalab fil mali ẹ̀ àbí nínú dúkìá náà mo dé báyìí mo ti bá pé dúkìá ti dínkù àti àwọn ará ilé nǹkan ti ṣe wọ́n ilé nínú Sahih Muslim náà tẹ́yìn bá ti rọ̀ ní tẹ́yìn bá ti wá dé èyàn wà fi kún èyàn ṣe dùwà iná ni o èyàn wà fi lọ́wọ́ sàlàyé pé a ìbúná ta ìbúná àbìdúná li rabbina hamidun lẹ́ni tí ń túbá lẹ́ni tí ń a tó ń padà tó dẹ̀ ń sin lọ́wọ́ ọba tó dẹ̀ ń dúpẹ́ fún Ọlọ́run ọba rẹ̀ nọ́pọ̀ kan ká fi ṣe ìparí àwa fẹ́ wọnú àwa wọnú mọ́tò a fẹ́ bẹ̀rẹ̀ travel afá ẹ̀bùn aládùá pastor ẹ̀yin ẹ̀bùn aládùá mọ́ bá wọn sí wù wà láìkò tọ́bẹ̀ a fẹ́ wọnú mọ́tò kí pastor sàdùá káfánà sàdùá tí babaláwo náà bá wọn mi olóòṣètì ẹ̀kọ́ tí jíù bá wọn mi olóòṣètì ẹ̀kọ́ gbogbo kìíní ẹ̀ in tó ma ń dùn pé driver ní oníṣẹ́ ìsìnkìíní ẹ̀ driver wọn ó lè jẹ́ musulmi in most cases don musulmi lọ sábà jẹ́ tẹbálẹ̀ ṣe ah, ẹ̀yàn afá ṣe pé ní ká mọ́ sẹ́ni kí làdínlẹ́bì ní ká sọ tọ́wàá fẹ́ sí ìrìnàjò ah, simple kìíní òtọ́ so and then àwọn christian náà tún àwọn mọ́ ń sábà ṣe kìíní ẹ̀wọ̀n náà bàjẹ́ kìíní ẹ̀gẹ́ ẹ̀tùwọ̀n mọ́tò báyìí wọ́n kẹ bẹ̀rẹ̀ náà fúnra wọn náà ẹn a fi ẹ̀jẹ̀ jésù wẹ <laughs> Ah. a fi ẹ̀jẹ̀ Jésù wẹ mọ́tò yìí gbogbo ẹ̀yin tẹ́ wà ní mọ́tò yìí tó máa bá yín lọ ó yẹ díjú ká gbàdúrà ṣe ìbáyìn àrí so àwọn wọ́n bàjẹ́ kí ní ẹ̀gẹ́ àwọn òkè ń tijú lórí àánú tọ́gbédá ní ṣe ìbáyìn àrí inú mùsùlùmí tí mùsùlùmí wà ní mọ́tò dáwà ní wọ́n mọ̀ sí ti ẹ̀ ẹnìkan sọ kíníkà ààyẹ́sà ah, ah, ọ̀rọ̀ yẹn <laughs> kò rí bẹ́ẹ̀ o tẹ̀rí tọ́yà yà ní wọ́n mọ̀ fi ṣe dáwà àfáà sí bó jẹ́ ah, look, àlòk wàláì kìí ṣe bẹ́ẹ̀ ẹ̀n bọ́lọ̀ ṣe sọ́ni bá lẹ́bí ṣe sọ́ni ẹ̀ẹ́n tọ́ ó dá o wọn kódà wọn bá búyàn gama bọ́ tí kíyàn rí pé èyàn ń sàǹfàní fún àwọn èèyàn ní inú nǹkan ogun àbí gbogbo ọ̀nà tẹ́yìn bá lè gbà sàǹfàní fún àwọn èèyàn àmú kí wọ́n máa ṣe àwọn dọ́à mọ̀tádà ẹ̀mẹ́sẹ̀ bá kí wọ́n máa wọ́n ṣe so an bi Allah subhanahu wa ta'ala kó ṣe rán fẹ́ni kọ̀kan wa so an bi Allah bá kó gba síyàmù wa kó gba wọn kíyàmù wa so jẹ́ ká lékún níbi díẹ̀ tó kù yìí so àwọn àfó ní pé záhàbà a'dhamuhu wa baqiya záhàbà aktharuhu wa baqiya a'dhamuhu èyí tó pọ̀ nínú Ramadan ti lọ àmì tó lágbára jù náà lókù àwọn tó lágbára jù náà ká ló gan níbi ìjọsìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fi qira'atul Qur'an àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó gba àwẹ̀ wa kó gba dídó wa kó gba àwọn ẹran wa ahadà wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik shadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh